الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكفو الله سبحانه وتعالى أترى عليكم كاتب يقوى النبي محمد صلى الله عليه وآله وسلم ibi tí a bá láyé dé oní ni pé a ń sálàyé ìjẹ́ mashru'iyyatu qira'ati al-Qur'an ìjẹ́ ìwà nínú òfin ẹ̀sìn Islam ká ma ṣe kíni ká ma ka Qur'an láti tàdẹ̀bí ń ṣe àlàyé ànìlé tí àwọn tọ̀ríkọ̀ tó Tijaniyya tí wọ́n wà lórí níbi ma mẹ́nà àwọn èèyàn kó níbi ma ka Qur'an ọwá fi ọwá járù fún wa salatul fatih lima ugliqa so adẹ̀ ṣàlàyé pé eléyìn kọ́ nínú ìmọ̀ mú àdádálẹ̀ wá sínú ẹ̀sìn pàápàá jùlọ pẹ̀lú kí wọ́n tún pẹ̀ pẹ̀ mọ́ra wípé salatul fatih yí ń kọ́wù ka Qur'an nígbà 6000 lọ نعم yàtọ̀ sí ẹ̀nà ń kọrù èyàn tó tún jẹ́ mu'assisu hadhi at-tariqati al-batila èyàn tó dá tọ̀ríkọ̀ burúkú ilẹ̀ àwọn náà ń pàkì mọ́ra wípé annabi sallallahu alaihi wasallam àwọn ni wọ́n fún àwọn ní salatul fati àwọn ni wọ́n fún àwọn ní ojú ayé náà sì ti fáwọn wọ́n ń sọ ilé léyìí tí ń pèpè lọ sí bí wípé annabi sallallahu alaihi wasallam ìtúwẹ̀ ní pé ó sì tún lè yọ sẹ́lùmí lẹ́ta àní ẹlùmínà lè délé ní kó ní pé ìmìírà nẹ́bí lé ní o àníbí ní ọ̀fẹ́ mi ní sọ̀látù lè bìṣíṣì ilé ní pèmínà nẹ́bí lé ní o nẹ́bí fún mi ní sọ̀látù kò sófò ilé lè mí ka kọ́dà jáwárọ̀tù ní kàmálì gan àníbí ló fún mi náà ilé ní òde yóò ní pé à àwọn tí wọ́n wí ń kírun láàyè sọ̀lù bá ṣe máa ń kírun rí tó wá ti di táìmù òun ó ní kíní kàtà máa ń ká kíní òun kì í ṣèdè lágbàwá náà fi ìdí òsì kan báyìí náà fi kọ́ almuhim ò ní wípé àwọn ilé náà wọlé ní pé sẹ́gun táwọn náà sí ànábì náà ló fún wa ó yá sọ fún mi bóò ló ṣe ṣe tẹ̀míìzù wa dín táwọn yóò ma fi ṣe kí ni yóò ma fi lùgbàndó tó ní àwọn kan náà tó dé sádùgbò yìí àwọn náà bẹ̀rẹ̀ gbogbo ọ̀lẹ́jọ́ friday friday ma dàdúgbò láàmú ma ké àwọn ìyá ti rí ń kírù àwọn ìyá tó rí pé ò lè rí wọn kama sí àwọn àjọsìn tó wà nínú ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n wà ń hun àwọn àdúrà kan fún wọn wọ́n á pọ̀ káàkiri inú ìlú tàwà yìí wọ́n tún ní yá islam òun tún ṣe christianity ní tún ṣe Ọ̀ṣun Òṣogbo gbogbo ló ń ṣe papọ̀ tí ó sì lásàlátù ó sì láwọn èrò gbámú táwọn náà rọ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn yóò mọ̀ rọ́tẹ̀lẹ̀ irú àwọn èèyàn báyìí lókùnbà táwọn èèyàn bá ti ṣe táà ti fi làákà ìwọ̀n kalẹ̀ fún ẹ̀sìn Islam lókùnbà táwọn èèyàn bá ti ṣe táà ti jòkó kágbódòdó ọ̀rọ̀ ibi táwọn ẹmọ ilé kan lọ́kàn gbọ́ ni ìyá olómi ẹ̀rọ ìyá oníkiní kan wọ́n kan ní bàbá kún fáyà kún wọ́n ti fi kíní kan sílẹ̀ bàbá kún fáyà kún bàbá kíní kan kíní kan kíní kan àwọn bàbá wọn náà gbọ́nà rẹ̀ dubai eh ní bàbá kan wà lọ́nà fa ah àsàlátù yóò tó bá lọ báyìí ogun wọn lo mọ́tò tó bá ti lọ báyìí lo mọ́tò tí ẹni wọ́n ní sẹ́yà ló ń ṣẹlẹ̀ ń bẹ́ wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ń bẹ́ ìgbà wo àwọn mùsùlùmí wà dẹni tí ibi tó sàn ti dògú èyàn tí bá ilé ìgbà ń sẹ́wà sílájọ́ ní ó ṣe mírẹ́kù kankan rí ó wá di kí mírẹ́kù la fi ń ṣe ìfìbátù pé sí òdòdó lélé yàbí ẹran gẹ́gẹ́ bí christianity anẹ́bìdẹ̀ tí ó kú latattabi'unna sanana man kana qablakum hadwal thabit so gbogbo àwọn ilé nǹkan nínú àwọn kan tó léwu ni

kódẹ̀ kan náà àfá wọn fi ń rinlẹ̀ pé ẹ̀sìn táwọn ń ṣe yìí ò tí jẹ́ súfí o àwọn mú ní bí orísìírísìírísìí àwọn ẹ̀sìn wọ́n àkọ́ ìdí wọn àkídà wahdatul wujud wahdatul wujud àkídà al-hulul àbí al-ittihad àkídà ikẹ́ ọlọ́ọba in bẹ láàrin bàbá àjọ rùpọ̀ wà láàkídà àwọn ẹlẹ́gbọ̀n àkọ́dẹ̀ tó bá inú kú lórí èyí ò ní bá ọlọ́wà pàdé dáadáa àkídà pé aina Allah kò ní fi kulli makan gbogbo ìlọ́lọ́ bá wà àkídà burúkú àkídà náà àkídà àwọn Sufi so gbogbo àwọn àkọ́ ìdí náà ní Ibn Arabi ń pèpè sí Ibn Arabi àtọ́í az-Zindiqul Mulhid lè táwọn àfá panupọ̀ lórí jẹ́ kèfèrí rẹ̀ ìfin rẹ̀ وما الكلب إلا إلههم وما الكلب والخنزير إلا إلههم kílà àwọn ọ̀bọ kílà àwọn ẹlẹ́dẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ bí ìbá ń sọ lọ́wọ́ àwọn táwọn jọ́sìn fún àwọn ọmọ ni pé ma fil kammi illa Allah kí ní bẹ níbi ọkì ní ọwà kí ní bẹ bí fánù ti fi yí rìn

àwọn yáwá sí ní gbogbo àwọn bàbá àwọn ò ní tẹ̀mí ìzù ẹlú bí ọkàn wà ní ọkàn tẹ́rẹ́jì látara nì jẹ́ kó lúwà sí súnnà kan tí ó gbádùn tí ó ma gbọ́ tí ó ma fọ́ tí ó ma fọ́ àwọn ìdọ̀tí kan kó lára rẹ̀ ẹlú mọ́rùká ọ̀rọ̀ yìí ma ń le torí ìgbà mìíràn àwọn ìdọ̀tí kan ti ni pé eh, ni àbí ah ó dá ti gbọ́ aburú ti pọ̀ láwùjọ bí kí a mọ́ sí smẹ̀smẹ̀ lọ smẹ̀fihàn sí sí àgbọ̀ aburú kó ń bẹ̀ ní kalaburú eléyọ̀ dá ẹ́fìlẹ̀ ẹni ó sì rí pé tẹbá submit mind ara yí ẹ rí pé ma aburú mọ́kúnlọ́kan díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ sí báyìí àmì so àgbọ̀ rẹ́díò àwọn ya mi tó bá ti kọ́ tán rẹ́díò láàrọ̀ báyìí kọ́ wo hallelujah hallelujah ní ọkọ̀ gbọ́n wọ́n sì jọ sí ni ẹ̀yìn olúwa lógo ògo àwọn ìyàwó jọ sí ni wọ́n tún bọ́ ilé ó tún dé ahmadi ó dé sufi ó dé kíníkọ́ ó dé oníkálùkù ó dé oníkálùkù ó sàmọ́ pé tí ẹ àwọn yíwa ọkọ̀ different akọ́ ìdísíkùn àti akọ́ ìdí pantheism ní àti kòfùrùkú kòfùrìyà torí sí gbogbo àwọn ẹ̀kọ́ sí nukọ̀ mi tàṣẹ́ mú bí ni pé la tathbutu al-afdaliyyatu ash-shar'iyyatu illa bidalilin wa man idda'aha li shay'in biduni dalil

ó ti ṣe nǹkan àbúsọ̀rọ̀ kan tí ò ní mọ̀ ń parẹ̀ وقد أجمعت الأمة على تفضيل القرون المشهود لها بالخيرية من الصادق المصدوق عليه الصلاة والسلام فاعتقاده أفضلية صاحب الطريقة الأمة وقالوا lórí pé àwọn kòróòn àwọn centuries tó sì pọ́n ti kọjá àwọn centuries mẹ́ta kamọ́ ń sọ àwọn ni wọ́n fi ń lọ́lá nínú al'umma yìí wọ́n ní fa àwọn kòrónù tó ṣe pé ẹ̀sìn sàlàyé pé wọ́n lọ́lá a tánàbí sallàsálàm jẹ́ yóò kí àwọn ní wọ́n lọ́lá jù fa àti kọ́dùhù afdọ̀líyà tó sọ́hìbì tọ̀ríkọ̀ ti tìjàníyà tezkiyatan alàlọ́hì bí rọ́yìrì ilmin wa kharqun lil ijma'il madhkuri mujibun lit tabdi'i wat tadlili

kọ̀tìíyàtù thubut daruriyatul ilm wọ́n ní àkídà pé aljaza wà alàlàmàl kọlọ̀ bá sẹ́yìn lẹ́sẹ̀ lórí àwọn iṣẹ́ in tó rinlẹ̀ ní kọ̀tìíyàtàn ayi ó rinlẹ̀ pẹ̀lú kò sí nìzárùn bẹ́ kò sí fanfà ń bẹ́ daruriyatul ilm in tí yàn mọ̀ by necessity ni famani ìtakọ̀dà annahu yadkhulu fàkọ̀dẹ̀ káfàrọ̀ ẹni tó bá rò pé a amúdá sì jẹ́ ní pé òun wà aljanna òun sì wà aljanna bẹ́ẹ̀ náà ni ò fàkọ̀dẹ̀ káfàrọ̀ ó ti di kìfìrí ohun pẹ̀lú ti ẹndùn pé wọ́n ti ní pé bàbá ti gbé bàbá ti gbé afẹ́rákì bàbá kò síbi tí wọ́n ti fẹ́ kọ báyìí kódà ládùgbò tó bá kàn ti kọjá bí àjọ friday ìwé tí ń pẹ́ tí ń ké lórí facebook náà tí ń takọ̀ àwọn súnnà tí ma ń ṣe sáwí lọ́nà sàlẹ̀ ń bẹ̀rún òun náà wọ́n gbọ́n náà mọ́ kọkíní wa man yuhibbuni wa man ya'rani maulana bi jannatil khuldi bila buhtani maulana tó bá ti gbọ́ta ti ń kọ òyìn tètò kó sílípàṣì rẹ̀ eré kò sẹ́rẹ̀ burúkú kò mẹ́ kúfù ibi ẹbọ́n náà ń kẹ ọlọ́run wallahi tó bá nígbàgbọ́ pé ẹni tó bá rí Tìjàní lóòtọ́ yóò wà lè jẹ́nà wallahi kèfèrí ni wallahi kèfèrí ni ó yíṣẹ́ mùsùlùmí ah bó o ló ṣe bìlífì pé mo rí Tìjàní tání Tìjàní tání Tìjàní àwọn ok Tìjàní gan ó lọ́lájú ànẹ́bì lọ́nà àwọn yẹ́rà ànẹ́bì wọn tó rẹwà jẹ́nà ah ọlọ́run sọ ní Kùránì ọlọ́run sọ fún ànàbí kul inni la amliku lakum dọ́wọ́rọ́ wà láàárọ̀ ṣàdá ànàbí ní ànàbí sọ fún wa in lágbára láti fara ní anybody ìsinmi fọ̀nàmọ́ yìí Tìjàní wọ́n sọ ní ìsin pé ẹni tó bá rẹ̀ mi ó kà gán ní mi báyìí kọ́ a ò wá rí mi àkó ti kú straight ni iná lọ́wọ́ straight o Tìjàní ha iná ẹ̀yẹn ra náà ni o ìran yí ná street ní o wallahi àbíkáfà mọ́ sọ fún pé wọ́n tó bá jọ mọ̀ lọ́rin ó lè wọ́nẹ́ tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ lóòtọ́ ó ṣe gbére nínú lẹ́ni kò sí tó fẹ́ ṣe sí nítorí àwọn èèyàn jẹ́ lárúbáwá annabi sì ní lárúbáwá ni wọ́n sì torí ẹ̀dọ́ màlìjẹ́nà ọkù annabi yàtọ̀ sí pé ọjọ́ jẹ́ lárúbáwá ó rà annabi ó nífẹ̀ẹ́ annabi bẹ́ẹ̀ ni abẹ́ ọkọ̀ Abu Talib ó nífẹ̀ẹ́ annabi ó dìfẹ́ndì annabi àwọn kùrẹ́sì pawọ́pọ̀ boycott wọn wallahi kò tó rẹ̀ fànábí ilẹ̀ ọlọ́wọ̀ nígbà ìṣẹ́ ìṣẹ́sí rẹ̀ àwọn onífẹ́ rẹ̀ ta ìrìn fọ́mọ̀ yìí lẹ́sẹ̀ kò sí lẹ́fẹ́sẹ̀ sí ayàjọ jẹ̀yà ní bó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe àmókú lórí millatu Abdul Muttalib Allahu Akbar ọlọ́run jí ó yíwa pé inú àti ó sì gbórí inú náà ó nífẹ́ ànẹ́bì orí ànẹ́bì fámílì ànẹ́bì ni kìí ṣe fámílì lásán ọ́nkù ni ẹ̀gbọ́n bàbá ni bí pé anẹ́kọ́dà ọmọ ẹ̀yẹ́ lè pè ní bàbá nẹ́bì náà ìrẹ́ tí bàbá rẹ̀ náà ni ẹgbẹ́ bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ni fámílì rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni ká tó wá sọ pé bàbá nẹ́bì àti ìyá nẹ́bì gẹ́gẹ́ sallallahu alaihi wasallam gẹ́bù ṣe ní hadith fi sahih bẹ́ anẹ́bì ń sọ fún bàbá òun gẹ́gẹ́gẹ́ àti ìyá òun gẹ́gẹ́gẹ́ fi náà bàbá Ibrahim example ضرب الله الذين ضرب الله مثلا للذين كفروا بمرأة نوح ẹwọ ọlọ́run tó nínú Kùránì ìyàwó ni wọ́n ìyàwó tó bímọ fún yẹn ọlọ́run sì nínú àwọn tí wọ́n sì gbèrè inú náà wọ́n wá ní pé ẹni tó bá ó kàn nífẹ̀ẹ́ rẹ̀ orí wà bó nífẹ̀ẹ́ rẹ̀ èyún ti tó ń sàtífíkẹ̀tì láti wà because ó tún ti fi àbò sí ti sọ́dọ̀ Allah àwọn tó jẹ́ tánrà nẹ́bí ńkọ́ ó tún wá fún ẹlòmí ní afdoliya lórí ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ya kutadi al-kufr so kọ́ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ẹ eh ìwọ́n tó mọ́ rò bí aka mọ́ fọ́ parama lórí oní tọ̀ríkà eh, wallahi ìwọ́n tó mọ́ rò bí wallahi yóò di yamal kiyama ìyá òsẹ̀lẹ̀ ẹ̀sì rí mi tí mo wọ́n lọ́lọ́ ẹ̀sì sọ́rọ̀ èyàn tó bá nífẹ̀ẹ́ èyàn o ní ń kan tí ó ṣẹlẹ̀ ní ó sòdodo fún yíó à pé yọrọ́ sẹ́ anítẹ́ ń sọ yìí mú rí tẹ́ ẹ̀ ń lọ lọ́bẹ̀ kí wọ́n fi nílẹ̀ ìfẹ́ ká dọ̀ta ẹ fi wọ́lẹ̀ kan mọ́ lọ ìgbàlẹ̀ àmọ́ pé àwọn tí wọ́n fọwọ́ pa yín lórí wọ̀láà ní onífẹ́ yín wọ́n rí tẹ́ lọ lọ wọ́n sì kọrin yìí máa lọ ẹ̀yìn rẹ̀ láwà máa lọ ẹ̀yìn rẹ̀ láwà wọ́n sì lọ wọ́n sì ti ọlọ ó wọnú nẹ́tọ́ báyìí ń kọ́ àwọn

àwọn tó ti rìdò tó ti rìn ní sínú àkídà tó ti jìdò sínú àkídà ti yà níyà yìí tó níwò àkídà yíkọ́ o ẹni ànù kèfèrí lè ní wẹ́lẹ̀ bẹ́ẹ̀ o wọ́n ni wàlìmùndẹ́mìjù fi ha dúnà ha dí lákọ́ìd àléhì ìfìm man kásàrọ̀ sàwádàl bídà wàdọ̀lá àmọ́ tó kọ́ àwọn jẹ́ ti yà níyà àmọ́ wọn ò níwò ẹlẹ́ṣẹ̀ ni wọ́n oníbídíà ni wọ́n kó yí sí òun kà mọ́ lọ sáàwí tí ẹni mọ́ sí kùbọ̀rọ̀ mọ́ sí gíní mọ́ sí gíwìl àfáàsì àmógbà àwọn ẹbọ bẹ̀ ẹbọ ẹbọ ìmọ̀ yọsọ́tọ̀ kìí ṣe àmọ́ sọgbọ́sì ma ṣe christianity àmọ́ ní pàtẹ́wọ́nù possible ó léwu gan ó le gan ìtumẹ̀ ní pé àwọn tó bá kàjá àwọn amọ́tù náà sáwọn òmọ̀ kẹ́kẹ́ tí wọ́n táwọn kan ń àwọn ẹbọ́ èyí wà sàlàyé fún wọn tán bá wá padà gbọ́yé pé ẹbọ nílé lóòtọ́ à ìmọ̀ ti dé wọ́n tún wá takú lórí ẹ̀ tọ́ fúnra wọn ni wọ́n pèrà wọn ní ẹlẹ́bọ wọ́n ni fún mahakum min ustad an su'al ma yu'ajjidu jawabana ma ta'liqana alayh wa min al-makri khafiyyi wa li islam المنطوي تحت هذه المقالة تزهيد الناس في القرآن العظيم سيدين àwọn ète àti àwọn ọgbọ́n táwọn kèfèríndá against Islam àwọn ète àtàwọn èrò tí wọ́n against ẹ̀sìn Islam a láti lè rí bí lé àwọn èèyàn kó níbi máa ka Qur'an because ìmáa ka Qur'an ní àsírí tọ̀ríkọ́tù Tìjàníyà ó tú àsírí tọ̀ríkọ́tù Kọ̀dìríyà ó tú àti àṣírí nẹ̀ṣàbàndíyà ó tú àṣírí àwọn kọwàáfìdó ó tú khawarij gbogbo àṣírí wọ́n mọ̀ tú àmẹ́já kásà hádà àwọn ẹ̀kọ́ Qur'an kí Qur'an wọ́n ni wal i'radu anhu ila huwa akhafu amalan wà fí mìzánì athqalu fi za'mihim ẹjá gbé ọlọ́ sí nǹkan tó ṣe pé ó dùn sọ kódà yóò tún wá ní ládájú kòránì lọ lọ́dọ̀ tí wọ́n níbi òrùbúrúkú wọn fi za'mihim al-batil wọ́n ni wà anni la'ajabu limisli bàbá ní wọ́n se ma èyàn tí ìmọ́lẹ̀ islamu ma ń bẹ lọ́kàn bó ní ẹsẹ̀ gbàgbọ́ rẹ̀ wọ́n ni fala hawla wala quwwata illa billah ah kò sí agbára o kò sí nǹkankan o àyàfi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala li hadha wa ghayrihi naqul nítorí ìdí èyí àtàwọn bẹ̀bẹ̀rẹ̀ láti sọ pé inna at-tariqata at-tijaniyya laysat kasa'iri turki fi bid'iyya sẹ́rí àdádálẹ̀ àtànù àti ẹbọ àti òfò àwọn tó yà yàkúyàwó wà ṣáhìdù liyawm min adorariha wọ́n ni walmushahidu liyawm min adorariha walmushahidu liyawm min adorariha ṣe bọ́nà láàrín rí nínú àwọn abúrú rẹ̀ lẹ́ni a wada'na min hadithi ma biha bima fi káàtì tó sọ àwọn nǹkan mí tàti sí láwọn àgbà tó ti kọjá bal hiya tariqatun mawdu'atun li hadbil islam tahta tahta ismi islam tọ̀ríkọ̀ yíò tọ̀ríkọ̀ tí wọ́n hun pẹ̀lú orúkọ islam láti fi wó islam tọ̀ríkọ̀ tí wọ́n fọ́m pẹ̀lú orúkọ islam láti fi wó islam orá àfáà tí wọ́n fẹ́rẹ̀ yìí tí wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ ni tọ̀ríkọ̀ yìí wọ́n hun láti fi wó islam ni fa inna kutubaha wa aqwala ashabi sahibiha mutabbiqatun ala hadhihi tawam wa akthar minha sórí àwọn àwọn àfá àwọn tí wọ́n jẹ́ àwọn àfá àtọ̀ríkọ̀ yìí àtàwọn tíra wọn ó mọ̀ rí gbogbo àwọn tawam àwọn burú àwọn àgbákò àtàwọn òfò yìí tí è kí ń ṣe kékeré ń bẹ̀ fala tajidu fi kutubihi ma huwa khalisun minha hatta yumkin an yakuna huwa al-asl ó wà náà gọ́ yíò marsuz tó wà ní pé àwọn àwọn bá toríkọ̀ wà jẹ́ ni a ní kò sí dáadáa bí ìpìlẹ̀ toríkọ̀ yìí gẹ̀nẹ́ sẹ wà annaka látẹ́jìdò hadhi ilkutuba mahalla buridọ walqabul wa tekdis inda jami'i atba ìtoríkọ̀ alimihim wa jahilihim ó rí pàwọn tíra ẹ̀bọ̀ tíra ó fò ولو كان عالمهم عاملا بالكلمة المنسربة إلى صاحب الطريقة والله والله أعلم بصحة اكتسابها وني وني ولو كان عالمهم تاكب يوني مما هو عاملا بالكلمة المنسربة إلى صاحب الطريقة تبان سيسي طورو تما في تسياني توني طريقة والله أعلم بصحة نسبتها الله لن يمجي كيسي لوتو لن يسبه وني zinu kalami bi mizani al-kitabi was-sunna ṣe bẹ́ẹ̀ lẹ́mọ́ ní pé àfóǹtọ̀ kíkọ́ sọ pé ẹwọn ọ̀rọ̀ mi pẹ̀lú kìtàbà àti sunna ìgbàgẹ́ bí án lò ní bọ̀tọ́ ọ̀rọ̀ nìkan ló mọ̀ sóso àbí òsọ́ lóòtọ́ àbọn parọ́ ọgbàgà tún ni ó ní pé ẹwọn ọ̀rọ̀ mi pẹ̀lú kìtàbà àti sunna sí wọ̀gán wọn ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú kìtàbà àti sunna àwọn ẹwà mọ́ ala jama'atihim qira'ata wọn ò ti lọ jú àwọn tírà wọn náà wọ́n ti lọ sún wọ́n ti lọ fi ṣòfò àbí kí wọ́n àrámà àwọn ọmọ wọn láti máa ká aó hadhafu minha adil kufuriyat wal adalil àbí ká ti pa àwọn kufuriyat rẹ́kún bẹ́ àtàwọn ìsọnù yìí wa alanu al-bara'ata minha linnas wọ́n sì قوليا ويكبرون تلك الكتب وما فيها عمليا بل بغوان فوكاك بلو تيرايني ات بلو انتو وغوان تو وانو رايني وان دونو سيني وان سين فيرين لي وان تو وانو ري وان في سيسي وماذا يفيد القول مع التكرير والعمل كيواني اورو ايه وماذا يفيد القول مع التك مع التكرير والعمل ولهذا رغم من كان في هذه الطريقه من اناس من أناس مشهورين بالعلم كشيخ الرياحي فإن الحالة هي الحالة lẹ́bìn bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àtàtọ́lá ọ̀nà nímọ̀ ní wọ́n dákọ̀ ẹnìkan ẹgbẹ́ kankan náà gbogbo wọn wà tí nìkan kò fòrí yàtọ̀ al'adọ̀lílù fàṣíyàtún mọ̀ntẹ̀ṣẹ́rọ̀tún fi àtìbá ìtọ̀ríkọ̀ àwọn kùfùrìyàtì wá fọ́nká láàrin àwọn èèyàn wọn إلى اليوم تفيدني قال الأستاذ الحجوي الحجوي أستاذ الحجوي نوما أنصر بعدما نقل أقوالهم في دمان شيخهم ومضاعفة الأجور لهم ودخولهم الجنة بغير حساب nígbà tó ti sọ àwọn ọlá ọlá ọlá táwọn ní àwọn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tí ń dódí àwọn àti bá wọ́n ṣe wà ìjẹ́nà láì ní sẹ́sẹ̀ rò ó ní fàkà annaha ay àtọ̀ríkọtù tìjàníyà ó ló dàbí pé tọ̀ríkọtù tìjàníyà yìí wárọ́kọtù himayati min dawlatin laha sultatun عالية من يجيز من يجير ولا يجار علي فكأنهم نسوا القرآن فبهذا صارت الطريقة التيجانية في نظر أهل العلم بالسنة والكتاب كأنها مسجد الدرار ضد الإسلام فالله يقول في نبيه وخاتم النبيين سورة الأحزاب نن فني أستاذ الحجاوي لم أتقوى وروا lórí a nípa wọn ṣe nípa ṣe fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ó dẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé tọ̀ríkọ́ tó Tìjàníyà yín kọ́ wo bí i pé kíná ń gbé nǹkan tí wọ́n gbé kalẹ̀ ní láti against Islam bí masjidu munafiki kọ́ Islam ní o àwọ́wà fọ́ọ̀mù irú rẹ̀ sẹ́gbẹ́ kan láti fi lé àwọn èdè náà kò níbi ẹ̀sìn Islam láti wakọ̀ lọ kufuriyat na'am so inshallah ibi ni a ti jófite ni an bi Allah subhanahu wa ta'ala kó ṣàlékún orí fẹ́ni kọ̀kọ́wà na nutotun akhira káàkiri sáré kama sí èyí o ní pé nípa ọ̀rọ̀ protest kò ṣe protest ó ní àwọn asalibu ká tagbùdọ̀ take tagbùdọ̀ take note àwọn kíní èyàn tó bá dẹ̀ jẹ́ èyàn tó o ní àwọn àfáà kan tí wọ́n ti ń pàgbé fáwọn èèyàn láti jọyìn àwọn àfáà kan wà ìgbé táà mọ́ ń ké ìgbé gọ́ọ̀mẹ́ntì ni in bẹnu wọn tí mọ́ ní ẹ̀yìn ìjọba ẹ̀kọ́ olúwa jẹ́ ọ̀nà kan gbòógì tó fi ń ṣe owó olúbásubású ìgbàwo èmi ò ní ẹ̀yìn ìjọba wá ẹgbẹ̀rún ọlọ́wọ́ ẹ̀yìn kọ́ níjọba ó níkanìkan ó ẹfún wa lẹ́tọ́ wá ó ní sallallahu alaihi wa alihi wasallam ẹwọ̀n kàbáyì so ẹ̀yin lẹ́ ṣe wà sí lójoojúmọ́ ìkéjọba ń kówó jẹ ìjọba òjà àgbà tíjọba ní òjà àyàfi fún orí ara rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin lẹ́ ṣe wà sí pé protest lè má jẹ́ khuruj protest lè má jẹ́ khuruj wọ́n mọ́ táwọn yẹn máa ń ṣe o àwọn ìkhwani wọ́n wá ní ọgbọ́n kan gbogbo àwọn àfá ìkhwani náà àwọn ìkhwani muslim brotherhood gbogbo ń ṣe fásitì ní north ní everywhere ipé protesti ìgbàwo àwọn tó ti ń gbin protesti sáwọn ìlẹ́mìnà láti jọ yìí ìkórìíra àjọba ìwọ tó bá ti ṣe wà sítakò jọba ìwọ náà lọ́wọ́ nínú protesti intanọ́sẹ ni pé wọ́n mọ́ ń ṣiṣẹ́ láwọn ìkwáni àtàwọn tó bá ń lò nínú àwọn tí wọ́n lọ kẹsàrin àwọn súnnà kan for example àwọn ìkwáni ní Nigeria kẹsẹ bá ṣe rí ní Sudan kẹsẹ bá ṣe rí ní Sudan kẹsẹ bá wọ́n máa ń lo ojú ọ̀tọ̀tọ̀ ẹwọ́n tó máa ń ṣe ní wọ́n máa ń kí kídà lè fi mú àwẹ̀ láwùjọ àwọn ìkwáni ìlú mi wà Sufi hàn ní wọ́n ìkwáni sí ni wọ́n ó gbà wọ́n ìkwáni Nàìjíríà àwọn wá lo irun gbà àti ṣòkòtò àwọn ẹni wọ́n ní ṣòkòtò ríṣì ni pé wọ́n mọ́ wókébù láwọn sílé ráwọn sàbáàbù tán nínú ṣàtùkú wọ́n ìfẹ́ nílùú tàwà yíkọ́ àwọn sàbáàbù tán nínú ṣàtùkú àwọn tọ́lá àfẹ́ ṣe súnnà ni àwọn tán mọ́ ń dúró àwọn táwọn olè padà lọ lọ́jọ́ wájú fún protesti fún ìjọba náà wọ́n wá gbójú súnnà wá ló fi pàwọn ọ̀gá wọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ wọn ó rí pàwọn olóòrùn ẹ̀wọ̀n gbà àwọn olóògé sókòtò wọ́n kẹ́ ah ó ní súnnà ní wá ó ti sẹ́ra rẹ̀ ó ti tán ra rẹ̀ <laughs> wọ́n ti fi ọpọlọ rẹ̀ wọ́n ti fi ó fún mọ́ráwọ̀ ẹ̀kọ́ á níbi ìsìbálù àwọn mọ́sẹ̀ tí wọ́n sókòtò wọn mọ́ kọjá kókósẹ̀ ah ìkwánìní ìkwánìní ẹ̀ different places náà kẹwọ́ sí ìyẹ̀kùwá ní oṣòkòtò tó gùn wọ́n lọ mọ́ sí lára àwọn sàbábù tí ṣòkòtò wọn bá gùn ìyẹ̀kùwá ní oṣòkòtò kéèkéé wọ́n mọ́ sí iṣẹ́ lára àwọn sàbábù oṣòkòtò kéèkéé ìyẹ̀kùwá ní onírùngbà àwọn sàbábù tán nírùngbà ìgbẹ̀dì ó ti mọ́ sí ẹ́ ìyẹ̀kùwá jẹ́ fárùngbà náà oní ẹ̀tì nírùn tó ti àwọn ìyẹ̀kùwá ní wọ́n yàyàkuyàgẹ́ wọ́n mọ́ sí mi ọ̀pàdà àmọ́ wọ́ àmì ni wọ́n lè mọ́ ọmọ bójú ma ti gbójú ariwo wà rí ẹ̀ẹ̀ kíní kan ẹ̀ẹ̀ ọlọ́ẹ̀ni àwọn àkídà burúkú tí wọ́n sá fún wọn ma gbé sí wọ́n lára internet ni wípé wọ́n tún ma ń operate according sí mọ̀sọ́lẹ̀ a ma wo ìkwáni o ìkwáni o ní takò ẹbọ láwùjọ tí ìkwáni bá gbá ó dà pàwọn ti padà gbóyé bí àwọn kan ti wá ń sọ̀rọ̀ láti jọ nípa wípé ẹbọ ò dá kíní ni ọfọ̀ kò dá kíní yóò ó sọ pé òkè ìntàwọn èyí tí wọ́n gbókì ní ẹ̀yẹ òun ló wá change bí a ní pé ìntàwọn náà mọ́ ń sọ nìyẹn ìntàwọn sọ kọ́ kathabun ant wọ́n ma ń change hasbad masọ́lẹ̀ ni wọ́n ma ń ọmọ ókè ìbò ìbò náà yẹ tún lọ bẹ́ òkè òkè jásí bí pàlọ́bẹ̀ jásí bẹ́ ẹ̀rọ ìkọ́nà ìfìmọ̀ sọ fọ́ pé àwọn wà trained láti lè survive ní anywhere tán bá wà ah, kódà ìkọ́nà ìbọ́sà àwọn christian ní survive ohun kí wọ́n ní súnà irọ́ odò pé irọ́ òdodo ní ẹjá sọ ìkwáni ma ń lo àwọn ojú tó pọ̀ ní ibi tí mo ti wá lọ ní pé mo fídíò kalára rẹ̀ ìkan nínú àwọn tánmà pé kòrújì lè mẹ́jẹ protest oní ẹ̀wà ń sọ pé ẹ̀yìn tẹ́ lọ ń jí kan ní sọ́ọ̀bù àwọn sọ́ọ̀bù ẹ̀yìn tẹ́ lọ ń ṣe kìní kan ọmọ Nàìjíríà igbá àwú tí ń tó ẹkẹ mọ́ sínú ìta ń ṣe kìní kanú wọ́n wú fídíò bàbá sọ́bọ̀ àwọn sọ́sọ́ wípé ah, alágbàkúrò àwọn ènìyàn èyí tó bá rí fídíò yíwa ní pé ẹwọ èyí tẹ́ ní púfẹ́sọ́ kí ní kan ó ní pé kí ní ẹwọ náà àwọn ní ìtakọ̀ protest sẹ́bí ń torí pọ́ yíwọ́ ni wọ́n ti pé ókè àbáyẹn ṣe ti lúti wọ́n mọ̀ pé ó ti ba public kí ní jẹ́ àwọn yẹn ti gbọ́ yíbẹ̀ pé àwọn àfáà tẹ́ ní protest ò dáná correct ẹ̀ka ẹ̀ka rẹ̀ sàrìmọ̀sọ́ kẹsàrìmọ̀sọ́ kí fòyíyẹn yẹn ṣe bá ti ní protest ò dáa ẹ̀yìn ẹ wò ọmọ Nàìjíríà ti bá lè ẹ̀ká túnra wá sí ẹwà lọ ń lútù sọ́ọ̀bù ń sọ́ọ̀bù séjọba náà nu ẹwà lágbàkó èèyàn ẹwà lágbàkó ẹwà wọn ọ̀daràn lẹ́kà wọn ni homul adúmù fàtàkùn láti lè àwọn sàbáàbù a sàbáàbù wọn pé ọ̀lá ah, àfá yìí ó wọnú àfá gidi àfá bí ní mọ́gbàtẹ̀jẹ́ àwọn àfá burúkú ni wọ́n mọ́gbàtẹ̀jẹ́ wọ́n máa ń lo scope ní ìkwáni ni wọ́n bá ṣe tréni wọnú àwọn náà bá ṣe tréni wọnú ike eh, ok eh, etí fìlọ bá àbí in táwọn náà mọ́ sọ náà ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ṣe tàwọn sọ kọ́nù ìjọ ò lè sọ bẹ́ ẹ̀yìn jẹ́ pé kílìpù yí pọ́ bá ń ta ẹ̀yìn ìjọba ìjọba ń kówó aráàlú jẹ́ sọ láti jọyìn látàrọ ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ ń kó ìrẹ́ àwọn èèyàn wá jáde ẹ wá rí pé kí ní yóò padà fi lọ síbi tẹ́fẹ́ ẹ wá ń sọ kàmí nìtìwá tọ́kí bí àkíní yẹn lọ padà bọ́ sí bẹ́sẹ̀ òun ní gbogbo àmọ́ jáde sí pé òun láti ń sọ fún yín láti jọ protest ẹ wá wò ní ìsẹ́báyìí ẹ protest wá mú jáde ní ìsìn wọ́n àmọ́ nípa kí ẹ change hasbal masalihi kí ẹ má fi a masalihu ẹgbẹ́ wọn kọmọ change kìí ṣe masalihu ẹ̀sìn mọ̀sọ́líwò ẹgbẹ́ ni nísìnbáyé ókè ogbó tó mọ̀ sọ fún ìsìnbáyé pé ah, ẹ̀yìn èyàn mọ́ sí protest náà ìmínú wọn fi skópù sọ kò ní lámúlẹ̀ pé ò dá èyí tó mọ́ ń gbókè ní wá lámúlẹ̀ pé protest ò dánú ẹ̀sì Islam kò sọ ẹ̀ kò ní sọ mọ́ ìwọ́kọ̀ ní sọ àmọ́ èyí tí ò bá mọ̀ tó wùn tí nímọ̀ dáadáa pa súnnà yóò gbà tó jẹ pẹ̀lú ọ̀rùn ó lè tán à ó lè tàwọn sálàfì níbo tí má ti gbọ́ báyìí pé só ti lámúlẹ̀ ó wà ẹnkọ́ ni tó bá wà sí sí ẹ̀ ní kí ọkọ́ sọ ní pé ẹ̀yin èèyàn níbi kútùbà wa lè ní mo ti sọ́rí nígbà kan pé protest dá mo dẹ̀ ló lè mọ́ jẹ́ kòròjì ọ̀rọ̀ tí mo sọ yẹ ánú ní o ẹ́ ìtumọ̀ kòròjì ní kíyẹ jáde against olórí ẹlẹ́yìn ní sọ protest lè a bí kí zina lè mọ́ jẹ́ẹ̀sẹ̀ ọtí mímú lè mọ́ kí sọ protest babbala khuruju khuruj alalura ìjáde against olórí gbà ní ó sì takọ̀ Islam ẹwà àfáà sún ẹwà òun súnnà tán ní sí tẹ́wà sí ẹ́tẹ́ tí ń sún ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ìgbà tí kàkà ò tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n tí ìlú ti sọ́bù ń sọ́bù làwọn súnnà ti ń ké aláìkí ń takò jọba sẹ́ àní ẹmọ́ domi àláfíà lúrú sẹ́ súnnà lágbùdọ̀ ẹwà wo àdúrà àwọn tán pèrà ló ní súnnà lẹ́yẹ́ kí mọ́gbàtí jẹ́ òkè ṣẹgbẹ́ tó wá kàdó súnnà ló súnnà o wá wo àdúrà àwọn ènìyàn bọ́ ṣe pọ̀ tó àwọn olómi nípò àwọn olómi ní gbogbo tẹ́yàn ma ní láti fi ṣe dáwà kí dáwọ́ sì lójútú ìgbìyànjú ọ̀nà sí àwọn nípa àwọn ọ̀tá gẹ́nà tún bá ṣe àwọn ọ̀tá súnnà tán gbógunjà súnnà àwọn náà pírẹ́sì náà yìnwọ́n ìkanu ẹni lọ ń kólẹ̀ yíbo sì dé pẹ̀lú ìzà ó sì bọba lọ́wọ́ báyìí yíbo ó sì bọba lọ́wọ́ lórí ìnáwó báyìí tẹ́ ó náwó báyìí wọ́n gbọ́ wípé àwọn ilé ẹ̀kúnlẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ́tún báwọn súnà náà ẹ̀kúnlẹ̀ kúrò already iní wọn pẹ̀lẹ̀ àmọ̀pẹ́yìn ìkúnlẹ̀ àwọn ilé yìí ń wáyé ẹ̀ wọ́n wá ipò mínísítà náà wá gbogbo pé sórí lórí pé kí wá ní rízì pé àwọn tàn pẹ̀lú àfàsúnà ni pé oníkálùkù náà sórí ìjọba ò sí dáadáa tán sọ àwọn fẹ́ bọ́ síbẹ̀ ni tẹ́ẹ̀bá sì yọ àwọn èyí àwọn ò lè bọ́ síbẹ̀ tẹ́ẹ̀bá yọ àwọn ilé àwọn ò ní ríbi gbé àwọn candidate sí wọn síbẹ̀ tí wọ́n ríbi máa jà fáwọn náà tàpàlà fáwọn náà sókè àmọ́ sálàfí ò nípò kẹtí ń wà sálàfí ọjọ́ gọ́vnà ní kí ló kè pẹ̀lú gọ́vnà ní kí a ní dáàwà dáàwà dáàwà bóò ní dáàwà ó ṣe fọ́nká bóòlà àwọn yóò sì mọ̀ pé ẹbọ ni mọ́ kùsùrù ẹbọ wà látẹ̀mù tún nà illa wa antum muslimun kájẹ̀ kọ́kọ́ yọ ẹbọ kó lára àwọn èèyàn náà kákọ́ ẹbọ yẹ́ tẹ̀ mọ́ ń dẹ́gbà yẹ́ pé hey tó bá ilé kú lórí ẹbọ àmọ́ wọlé ìfẹ́ lórí fún political agenda ní ìkan wọ́n sọ scope dáwọn ọmọ lórí pé àkọ́kọ́ non-charity organization kalẹ̀ àbí non-government organization bí charity organization àwádálẹ̀ àwọn ọmọ òwú kan a mọ̀ fún ọlọ́wọ́ Eh? ọ̀nà ti dára lẹ́gán ìgbà tí ń sọ Allahu Akbar ẹwọ skópo wọ́n pé ebi ní pàwẹ́ lórí káwà fọ́wẹ́ tó ti pé ibi ọrọ̀ náà ní pàwẹ́ náà ibi ọrọ̀ ibi olè náà ni mọ̀ àwọn ẹ̀sà ló pàwẹ́ ibi ebi àbí ẹjẹ́ alùhùn a ní a ma lò díẹ̀díẹ̀ tàbá ti wá lérò akẹ́ sọ di political organization ẹgẹ́ láwọn ẹ̀kọ́ wá ní báyìí wọ́n ti political organizations wọ́n ní àwọn àfá àtọmọ̀ sí fàtíwá pé kíníkà lá vótì fún àfá ẹ̀dàkùn àfá àsúnmọ̀ ní sí fàtíwá vótì kí ló kọ́nsúnà pẹ̀lú vótì kí ló kọ́ pẹ̀lú gọ́ọ̀mẹ́ntì kí ló kọ́nsúnà wọ́n súnà rẹ̀ sẹ́wọ́ àṣíká òyìn gbọ́nkà ikẹ́ mẹ́bá tí wọ́n lọ́nà so tàbá tí wá rí pé a ti díẹ̀ aka local government chairman ni wallahi sọ báyìí nípa ó ní pé ṣe ẹlẹ́ ìfẹ́ sẹ́wọ́ àṣí súnà tàbá tí wá gbíbi jẹ́ local government chairman díẹ̀díẹ̀ aka bọ́ sí state ni governor ni díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ barcelona padà jẹ́ president ibi tán lọ́nu ìkwáni ò lódòdó kan tí ó sọ fún ìkwáni ò ní kìtàbù kan láàkìtà wà lásúnná tí ó pèyàn tí ó pèyàn sí o ìkwáni wápò lórí ní gbogbo rẹ̀ àṣà báyé wọn jẹ́ so mọ́ gbàtẹ̀jẹ́ tó bá ráfà mí tí wọ́n ń lọ gbẹ́kọ́ ní pé ẹ̀yin náà wo kẹ́mọ́ in ti ń sọ kí ní ò bá kó sọ pé protest kó lámọ́lẹ̀ kó sì ní pé àánú ló ti sọ tẹ́lẹ̀ ó gbé kò ní sọ bẹ́ àbí Allah subhanahu wa ta'ala kó sáàni ní kọkawa so wa hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabi sallam wa subhanaka